الحمد لله الحمد لله الحمد لله الذي تعبرنا بأنواع من العباد ليكفر بهن ذنوبنا وليقربنا بهن إليه سبحانه وتعالى أحمده وأجلله وأكبره وأعظمه وأشكر على نعمه وباقنة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه أوصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا لجميع خلقه بل هي وصيته للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام في الخطبة الماضية حرجنا على مسألة مهمة على ما تعلق بمن جمع أهله عمدا في نهار رمضان وكان ممن يلزمه الصوم وكان وكان عارفا بالحكم حتى رأينا ما جرى بين رسول الله صلى الله عليه وسلم ورجل من المسلمين وهذا الذي جاء من حديث أبي رضي الله تعالى عنه والحديث مخرج في الصحيحين بل في غيرهما لكن أمتنا واعلموا أنه لم يرد كفارة لأحد أفطر في رمضان بشيء من المفطرات إلا من جامع أما من أكل أو شرب عمدا فإنه قد جاء من أثر أبي هريرة لكنه لم يصح مرفوعا إلى رسول الله صلى الله عليه وسلم أنه من صام يوم من رمضان من غير علة لم يقضيه صيام الدهر وإن صامه وسنأتي إن شاء الله لا أقول للعلم في هذه المسألة إن شاء الله تعالى لكن هذه الخطبة اليوم خصوصا تدور حول الاعتكاف وأحكامه بأول من الرحمن أقول نفرم أبعاد سؤال مسلم أترى لكي ترى تقريبا النبي صلى الله عليه وسلم ترى bá ما bá máa ألو ẹ̀kùn gbogbo wa aláwọ̀bá ní bá ní sàlẹ̀kún ọlá rẹ̀ àti àwọn láti rán sàhábà rẹ̀ kí àwọn náà pàláwọn tó kẹ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama ẹ̀yọ́ mi àríwá ẹ̀sìn mo ń fi àṣùmọ́ mi láti bẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́bẹ̀ mo sí rẹ̀ láti bẹ̀rù rẹ̀ an ittaqullah eléyìí náà ni àsọtẹ́lẹ̀ tó bá tó lè kọjọ́ kó mọ́ gbé ilé ayé wa gbabi tí a ti bẹ̀rù rẹ̀ ní bẹ̀rù ti jìbìtì gbangbọ́ dàbá ìpọ̀rọ̀ wà burúkú jáì ọlọ́ndàkùnmọ́jà yẹ wórí bá ká lè bẹ̀rù ẹ̀bẹ̀rù tòótọ́ lẹ́yìn tí ó sì wá láǹfààní tí kọ̀rọ̀ wọ́ wà dáa ju gbangba wa lọ níbi ìbẹ̀rù rẹ̀ ìwọ̀lọ́lẹ́ sí rọrùn fún wa la hawla wala quwwata illa billah ọlọ́mọ́sá sí bẹ́ẹ̀ fún wa jama'a ní ìjẹjọ a sọ̀rọ̀ díẹ̀ lórí èwo ni ọ̀gá gbogbo rẹ̀ kí sì ni àwọn ìtànà tí ń bẹ fún nǹkan yìí awárí gbogbo in ti máa ń jáni láwẹ̀ tí sì máa ń báwẹ̀ jẹ́ ọ̀pọ̀ tí èsì kéèké ṣùgbọ́n èyí tó dórí gbogbo wọn o náà ni lọ súnmọ́ obìnrin lọ́sàáwẹ̀ a kílé alẹ́ àsàlàyé rẹ̀ sallallahu alaihi wasallama ta fi wá wò wípé wípé ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ in ta sọ fún ni wípé só lè sọ fún mùsùlùmí ni ọmọ mùsùlùmí lóhun a wà ní ọdá tọ́rọjọ́ gbàlìkìyàmá só lè láyà wájú ọlọ́run kọ́ sọ pé ànàbí ha sọmọ pé tó ń sọ yìí tó bá sọ̀rọ̀ kan a ti marú ìran bí ọ wà sásọ pé bàbá sùwé kọ̀tà bàbá sàlá ọ̀rọ̀ tí ń lọ láàrin àtẹyàn tí è sọ́rọ̀ ìṣẹ́jú kan méjì mẹ́ta tí è sọ̀rọ̀ wákàtí sọ̀rọ̀ eh, ẹ̀rí tọ́bọ̀ kúrò rẹ̀ ọmọ marí so rí 60 eh, days ah ebi tàti gan ni lè mú mara so lè bọ́ aláìní 60 ní ti aláìní ní tí tí nírò mi ni ó jókò tí kọ́lọ̀ ó fi dáadáa gbogbo wá ń lọ wá ń bọ̀ yìí ọwọ́ ajẹ́ wípé eré lásán bí eré tàgì ẹmbá tó bẹ̀ kọ àwọn ọjọ́ lọ́sùgbọ́n arígbọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbé àwọn oyè kan sí kejì ilé wọn lọ́wọ́ tí wọ́n wá rò pé oyè wọnú ìsìlámù ìsìlámù authority yóò ma yí ókè yóò ma yí wà lẹ́kọ̀ sí tẹ́ mọ́ phd nínú ìsìlámù pé ẹnìkan ókè ókè ókè wọ́n ní à dọ́kítọ̀ lẹ́ni ìfi ṣẹ̀ríyà dọ́kítọ̀ lẹ́ni nínú àti máa pariwo nínú ìwé ní àti ní ogun eléyìn in tó lọ ń fún ànábì béèyàn bá ṣe lè mú yóò tó sì yé dáadáa bẹ́ẹ̀ ni a ṣe gbà lọ́wọ́ rẹ̀ tá a mọ̀ pé àfà wàrí ẹni wàrí kó wà sásùn ìwé ẹ̀rí kankan kò ní túmọ̀ sí ánù ìsìlámù ju kárí pé ó ah, sì wá mọ́kí ogun ìkúlọ̀ àṣẹ rí pé dókítà náà ah, ah, ìgbàndó tó dápàlé ṣùgbọ́n mọ́ gba dókítà máa ń wìkúwì kò nítumọ̀ kankan torí pé àwọn tí wọ́n gbé ìjẹ́ dókítà ilé yìí lọ́wọ́ àwọn tí a ti lọ tí a ti lọ nǹkan wọn náà ní àká adákọ̀ oyè oní ọjọ́ fún ìrẹ́rọ oyè oní ó fún inú tèmíyà ẹjẹ́ kájọ gbọ́yé kọ wọnú islamu kọ sọ̀tọ́rì ìyàgánbìkan wọ́n tàbíkà jẹ́ mufti ìlú wọn wọ́n tàbíkà jẹ́ mọ́gàjì nìkan wọ́n tún ti wá ń wí in kí wọ́n wá dáa lè gan wọ́n mọ̀ sí stigbaru dáa wọ́n bá tó gbóòdì ẹ̀rọ náà sàmì ọ̀hún àwọn ẹ̀dìkẹ́sì Ramadan kí wọ́n pa ní ibù tèmíyà ọ̀sọ̀ bá àwọn wọ́n pé tí ibù tèmíyà ti le jù bóyá káwọn olè sọ wípé Ọlọ́run lè gbàtúbà rẹ̀ kí wọ́n wá bẹ́ sí kàfàrọ́sì ìdáwọn sọ́nú gíní gíní ọ̀rọ̀ ìdàmí àwọn ọ̀rẹ́ ilé jẹmáà ọlọ́njọ́ gbogbo ran gbọmọgbọmọ ló ti wà láyé tàà wà ní ìsìn gbọ́mọgbọ́mọ ẹ̀sìn náà tó ti wà kó a má ẹ̀sìn kó a dákùsànú wa wọládà ní kàsí rẹ gbogbo ẹn tàbí tẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé ibi tí sì wọ́ wá lọ́lọ́dún èṣù tí wá ń gbójú nǹkan mí wá ọlọ́run já wa lẹ́yìn rẹ̀ dákùsànú wa jẹ́ mọ́tù yàtọ̀ sí o gbogbo àwọn wọ́n wọ́ládà ní kàsí rẹ̀ dákùn ọlọ́run ọba wọ́lájọ́ kan sọ rẹ̀ ọlọ́njọ́ in tí a wá ń bábọ̀ káàfì a lè máa sọ̀rọ̀ pípọ́mà lórí ọ̀rọ̀ àwọn mufatirot torí pé a ti kó sínú nǹkan tuntun mí tàbí àtàkà máa nípa rẹ̀ onáni àrẹ̀ ìtìkáàfì ṣùgbọ́n ká lọ mú lọ nǹkan kan tún bẹ táàrínú àwọn àfáà tí wọ́n sọ pò náà bí kàfàárọ̀ ló náà ṣùgbọ́n kò ní kàfàárọ̀ kankan nú kò sí náà ṣùgbá ìtọ́ fẹsẹ̀bọ̀látọ̀ sàrám lórí ẹ̀ o náà lẹ́n tó bá máa jáwẹ̀ pẹ̀lú oúnjẹ àbí nǹkan mọ́mọ́ tó yàtọ̀ sí asúnmọ́ obìnrin a ní olè àwọn kan ní ọgbà àwẹ̀ tààtì padà àwọn kan ní ọgbà àwẹ̀ tààtì padà kò sí náà ṣùgbọ́n tó kù fún ìlọ̀pọ̀lọpọ̀ stigfar yóò sì gbẹyọ kan yẹ padà hátàrù tó wá lórí rẹ̀ pọ̀fẹ́sẹ̀ mẹ́lọ́rọ̀ sàásàlám òun náà ni tí wọ́n sọ wípé àbúrọ̀ ni man aftara yawman fi ramadan ẹn bá máa máa lọ rí jáwẹ̀ ẹjọ́ kan ramadan ọjọ́ ni ó mú mi tí è ṣe ti kó súnmọ́ obìnrin min goyri illatin lámù yaqdi siyamu dárí ẹ fún gbogbo tó kù tí ó lò ní ọjọ́ ayé rẹ̀ kọ́dà kò 50 years bọ́bá fi ń gbáwẹ̀ ẹ̀fọ́ lọ́n kò lè bọ́jọ́ kan máa

tí ọmọdé mi bá dé kò lè gba méjì pọ̀njọ́ kanáà tó bá wá ti ẹ̀ní ẹwọ owó wà tí gbogbo tó kúrò jú ayé òun gbà wẹ̀ yóò tó sẹlọ́un fún ìgbàwẹ̀ ìjọ ọdún àti ọba tó rí bínú ọlọ́run alàkúlé ìyẹn lọ bẹ́ẹ̀ àdùbà àwọn bá ṣe pẹ̀lú mọ̀fàtírọ́tì ọ̀pọ̀ bóòrùn náà sàtàǹsì wọ́n sí ìtìkáf kí ní jẹ́ àlè ìtìkáf nínú èdè lọ́rọ̀wá tí a bá ní fòlánú ìrìtakafa ala shay'in ìdá habasa nafsahu alayhi wà lazima wà dáwàmà alayhi tí nǹkan tí ó kú ó nígbà kọ̀ọ̀kan wọ́n ni ọ akafa lórí ẹ fòlánú akafa la shay'in inú èdè ọ̀rọ̀ nìyàn ṣùgbọ́n kí ní ẹgbẹ̀rẹ̀ pẹ̀lú ti káàfù lẹ́yìn tí ìbẹ̀nú ẹ̀sìn o náà ni lùzúmù baitin min buyutillah aw lùzúmù masjidin li ta'atillah aw lùzúmù li masjidi li ta'atillahi min shakhsin mahsusin ala sifatin kéyìn ó kóraró sínú ilé ọlọ́n ti ṣe masalasi pẹ̀lú àwọn nǹkankà tí ó máa ṣe pẹ̀lú irú ẹni tí ó sì sẹ́wọ̀n tààlẹ̀ tí ó ṣe mùsùlùmí kí ni tí ó máa ṣe ń bẹ̀ ìrun tilawatul Qur'an adhkar yóò máa fi bọ́lọ̀ ọba najú lóòrèkóòrè sáwálẹ̀ lórí àlámàrin al-Qur'an alẹ́rìí jẹmáà gbogbo ẹjí bá ti ń gbẹ́sìn ní ìbọ́wà báyí ẹ máa sọ fún wípé ẹ láwọn àbẹ́rẹ̀ tẹ́ bí lórí ẹ̀sìn ó ní bí ìbẹ̀rẹ̀ o anábí wo ni anábí tó mẹ́sìn wa ránàbí báyí ó sì gbàpẹ́ sí náà ní bẹ́ẹ̀dì ó sì sọ pé mara tí yàn bá wọ tọ́lẹ́tì ọmọ mẹ́rin wà tí ọ̀dọ̀dọ̀ anábí mi o tí ó sì so mọ́lọ́un bẹ́yàn bá kú bóòrùn

nínú tó jẹ́ pé kò sí àfáà kan tó ní àmì àtàbátúwò báyà fẹ́tọ́ wá ẹgbẹ̀rẹ̀ no ajima alìrìn annalìjìmá a mufsidun wa múná fi nílé ìtìkáfù kéyò súnmọ̀ obìnrin gbàtí yẹn sí ìtìkáfù lọ ìtìkáfù ti bàjẹ́ kò sí àfáà kan tó sọ pé ẹ̀nà no kódà a nínú àwọn àfáà wa gẹ́bẹ̀ àfáà wa wọ́n ní ayà ìgẹn in tó fasísọ̀ kalẹ̀ rẹ̀ ní wípé kánù ìdàkátà fún fílì masáàjìdí fàkọ́rọ̀jà rọ́jùlù lè hajjatihi falakiya mọ̀rọ̀átahu jama'aha insha'a tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti dàmí àti káàkù báyìí ah! délé òun náà alẹ́nà ló sì kìlọ́pàá ah, ìsìsáwẹ̀ náà ní ìsìn àsìkò iná tẹ̀lẹ̀ náà àlálì náà ló gbé wájẹ́ fún a tó pò oṣù máa ẹlẹ́tọ̀ so ọ̀pọ̀lọpọ̀ wá ń lo sístẹ́mù láti máa wádé láwọn táìmù hm, tẹ́ bá ń bára yín síré ẹ máa síríọ́sì tẹ́ ń bára yín najú ọwọ́ akúpọ̀ ẹfẹ́ bẹ̀mẹ̀ ọlọ́wọ́ bá najú no wà látò bá ṣeré ohun na wà á tó fi ákìfún na fi náà najú mo bùkátà sí ìnajú yín ẹba mìnájú pẹpàràwátá ìyọ̀n gẹ́gẹ́ lẹ́fẹ́ iná torí ọlọ́run ọba agiyar kọ́dá agiyar rasulullah sallam annabi ni kọ̀sẹ́ tó ju owú tó nínú ogun ẹ̀yí umar lórí dáadáa ọlọ́run gan tó wá ju owú ju òun lọ ààrẹ náà lọ́fà tó sọ pé ẹgbọ́rọ̀ pánkapọ̀ mú nítorí pé ọba tí ó ní tó sì ní gbogbo nǹkan ó ní subhanahu wa ta'ala ilé ìdádó odó bá wọn kí wá ní قبل مغني كان النبي صلى الله عليه وسلم يعتكف في العشر الأواخر النبي صلى الله عليه وسلم إما قرار سنو الله في رمضان باتك موا وجمع حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها أريان فعني في مسرع سنتي ما سيتكافو أريني بي حديثة أبلا بن عمر يا ويشاني أن النبي صلى الله عليه وسلم كان يعتكف في العشر الأوائل من رمضان النبي صلى الله عليه وسلم ní ma ń kóra rú sílẹ̀ ọlọ́n ní mẹ́wàá gbẹ̀yìn Ramadan hatta tawaffahu Allahu ta'ala anábí ò fi bẹ́ẹ̀lẹ̀ tọ́lọ̀n fi ní ọmọ bọ̀lọ̀dọ́n tọ́lọ̀n fi gbẹ̀mí thumma i'takafa azwajuhu min ba'dihi ìyàwó afẹ́ sọ wípé ìǹkẹ́kọ̀ parẹ́ o ẹ̀sìn gbére ni o kọ́dà àwọn ìyàwó ànábì wọ́n tó padà ṣe ìtìkáfù lẹ́yìn ìgbà tí ó sí ànàbí màláyé bẹ́ẹ̀ àwọn sọ̀hábà náà sí radiyallahu ta'ala anhum ajma'in àǹfààní àkọ́kọ́ tá jẹ lọ́dọ̀ abúlábìlì umar àtújẹ́ ní àdíkì àwá ìṣà masalasi ẹ̀kẹ́jì tí àwá ìṣà إيمان في هو ليلة القدر لذلك جاء من حديث أخرج من البخاري من حديث أبي سعيد الخدري رضي الله تعالى عنه أبو سعيد الخدري عن نبي تأسيوه كان يعتكف في العشر الأول وان أتاني بره النبي ما سيتكافه به وفي عشر الأوسط 11 to 20 ما سي كني ما هو ليلة القدر tí tọ́lọ̀n fi wá sọ fún pé ìrìn ànàbí wà láìpọ̀ nínú ìfẹ́ tí mo ní sí ọ àti dáadáa bẹ́ẹ̀ sì ni ìtìkáàfì àwọn akọ́lá kọ́kọ́ bẹ̀rẹ̀ káàna fi l'umam al-maadiya ọlọ́n sọ fún Nabi Ibrahim wípé antọ́hìrọ̀ bayti lit-ta'ifina wal-aakifina war-ruka'i sujud nǹkan kan tọ́nà ọba nífẹ̀ẹ́ pípọ̀ ni tí è sì ṣe nǹkan tí a máa ń fi ọwọ́ awẹ́wà tí a máa ti 1 10 ní ìbẹ̀rẹ̀ 1 to 10 11 to 20 sọ fún àwọn ọmọ rẹ̀ èmì gbé sí kankan nù wọn yíò wà máa bá yín gbélẹ̀ lẹ́tìkọ́kẹ́ wáyé yíò máa bá yín gbé sí mẹ́wàá gbẹ̀ mẹ́wàá gbẹ̀yàn gan àti ń gẹ́rì wáyá bá wọn èyí tí ó máa pọ̀ jù 27 ṣùgbẹ́ nìkan ò lè máa ṣùgbọ́n èyí tí ó tún máa tẹ̀lé 27 òun tó ní àwọn odd number tí bẹ́m̀bẹ̀ 21 23 25 27 29 yóò máa sábà wà mẹ́ ó sì tún lè wà láwọn èyí títù náà tó pín ó lè wà 22 24 26 28 ṣùgbọ́n yìí ò ní sábà máa wọ́pọ̀ àlàkúlé ẹ̀sáwọ̀ sí mẹ́wàá gbẹ̀yìn

wọ́n kàn fi joyè kan lágbó olé wọn lọ bá rò pé o lè máa yín ẹ́sì òkè o lè máa yín ilẹ̀ obìnrin tí ò níran kẹ ní ọmọ àgbàwẹ̀ jẹmáà ọdá pọ̀ kí gbogbo àwọn àfá àwọn ọjọ́ ọ̀pọ̀lọ́wọ́ fún alálàáfíà àtàyè kí wọ́n wá bá ní sọ pàtàkì sọ̀yìnmọ̀ Bukhari àti ìtumọ̀ rẹ̀ fáwọn èèyàn ẹnìkan náà tí ń sọ̀rọ̀ láìpẹ́ yìí kí ní ẹnkẹ́ni ẹ̀yìn alìsọ́nà àdáyà ìgbẹ́ ó sàmì sọ́rọ̀ tó pọ̀ gan oní sọ ìmọ̀ bọ̀kọ́ mọ́ lọ́yìn bí mo ṣe ń bá ń sọ̀rọ̀ lọ́yìn inú ẹ̀lá tí ọyáka àwà mú sídìrù méje sọ̀fọ́nbọ́n tí àwà fi sínú ọlọ àtọmọlọ àálọ̀pọ̀ ìwà máa jógùn ìmá lọ ewé a ń pè ní tí àwọn ẹ̀fẹ́sọ́ tó tó dáa jùlọ yìí ń kùrà ní tọ́ta jẹ̀mọ́ra ṣùgbọ́n tàn wí ni pé intẹ́niyẹ ń ṣe ó lè mọ́ni túnmù àdọ́dọ́ ọ̀tí ti wá ṣùgbẹ̀rú ọmọ àbàyàn lọ́dún tí ó yìí tó rọ́pọ̀ padà dojú ọ̀rọ̀ pàwọn obìnrin tí a ń bẹ nílùú èbò wọ́n alájá tí wọ́n fẹ́ bá ti ẹjẹ́ tí a ní kọ́ mọ́lù ọ̀sẹ́ tí wọ́n kọ́ kẹta sọ̀gbà ò jẹmáà wọ́n mú násùwà kò sí násùwà látọ̀dọ̀ ànábì gbogbo nǹkan kọ́ lọ́n sọ́rọ̀wátí rọ́bí ọ̀sọ̀rọ̀mọ́ yìí in tí sùn ní bá ṣe pẹ̀lú nǹkan àwòsàn tẹ́ jíríbà ní káwọn èèyàn wo ni igi akítọ́lá tí wọ́n bá rí ewé rẹ̀ tí wọ́n bá kónú kòkò tí bàbá ti mú yàn pọ̀ tí wọ́n sì tó jiná tí yàbá mú tí èèyàn fi ń wẹ̀ pẹ̀lú kòrò ìbà wọn lọ kẹ́mì ọwá fẹ́

e bá mọ̀ pé agbára àwọn ògbé ṣùgbọ́n ogun náà kí ó mú lọ́nà náà ya ó mú lọ ṣùgbọ́n ẹjájẹ́ nù mọ́ mọ̀ lọ́nà ni ó mú lọ irú àgbò tí wọ́n bá ṣe fún ẹwọ́n jẹ́ ìwé gẹ́nìkan wọ̀sásùn àlàálì ni kí wọ́n máa sọ̀rọ̀ pé ànàbí ní tàdáwọ́ ní ọ̀nà àlálì tọ́rọ ọlọ́run òfin yí tó ní àrọ́mù fún yíò lápẹẹrẹ tí máa sọ̀rọ̀ báwọn kí wọ́n fẹ́ tó àdíìtì ní Yorùbá kí wọ́n ní ànábì ní alẹ́tọ̀ láti ṣe àgbò tí ogun tí a bá kójọ́ bẹ̀ bá ti ṣe àrọ́mù kọ́dà ìkẹ́sìnbẹ̀kẹ́ mẹ́má o kọ́dà tẹ́ bá sì lè mú bí irú ewé akítọ́lá tẹ́ ṣe tó ẹ̀yìn tẹ́ mọ̀ pé òṣòógùn ṣe bínú àwọn àbá àzúrù àti ẹmọ́ bínú lámbí ẹyá sọ nǹkan ní wí ẹgbọ́n tó wí o ìwọ́n ń kà fáwọn èèyàn bí ẹni pé ọ̀rọ̀ ànàbì in tí a fi tú ọ̀rọ̀ mẹ́kọlẹ̀ yáwọn èèyàn tó pé tàdáwọ̀ ìná o náà ni a ń so mọ́ tẹ́lẹ̀ tásìrí wọ́n fi túnbà táwọn alùsúnà ń tú àdísì fún wọn bàbá kan orí mìbà ní sọ ní tàdáwọ̀ ànàbì ní ẹsọ ogun bó ṣe wí gẹ́lẹ́nu tàdáwọ̀ ẹdí oúnjẹ ẹ̀há àká ní gẹ̀gẹ̀rẹ̀dá tàbí bí ọ̀sọ́ ìbádọ́lọ́ ibi tí wà láti dénú mọ́ wá fi lẹ́tà ránṣẹ́ sí àwọn tẹ́tù jáwọn àfáàwọ̀ àgbà pé ẹ̀dàkùn ẹbá ni sàlàyé fún àbà tí wọ́n mọ̀ ẹ̀fẹ́ láàrin násù àti sẹ́ríù ara wà látàwọn èèyàn kojú nípa ìgbógun ti ọ̀nà táwọn àfáà láàlẹ̀ láti fi kéw. a kan wò pé èyí táwọn ti ń seun

bọ́sókè lọ kò sí lásìkò náà a sì dúó déédé pẹ̀lú yìí ó sì yíya nígbẹ́ àyèdé in tí ó lè èyàn kọjú odò ọlọ́run pé ọbẹ̀ yìí lásìkò yìí ẹbọ́ ọbẹ̀ ẹwà lè bá ní rí tí ń bẹ̀lẹ́yìn lọ́hùn ẹwà múdé sáàmà pèyìn ló rọ̀ ẹbádùn ọ̀nà wallahi àbùkátà ìfarabalẹ̀ tó ga tó ga tó ga tí èsì kéèké tó ga púpọ̀ so wọ́n lè gbọ́wà kó lórí mọ̀tó kí làbá débẹ̀ ìmí náà tó ń ṣẹlẹ̀ nú ẹ̀sìn náà pẹ̀lú wa tí àfá àbárí pé mẹ́sẹ́là jẹ́ bí mẹ́ta fine èyí tá àfá àbá mẹ́jẹ̀ pé ìlọ́wà àdásọ táwọn èèyàn wà àgbọ́yé pé kùkùnlẹ̀ sọ́rọ̀ mímọ̀ àfihàn ó dì ní ẹlẹ́ẹ̀kejì tó ọba gbìyànjú sọ gbogbo márààrùn tán sọ ìdí àdúmẹ́rẹ̀ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ìdí táfà kọ̀ọ̀kan fi sọ̀báyì sọ̀báyì sọ̀báyì sọ ìkẹ́kẹ́kẹ́ wọ́n ọgbọdọ wà wà ní tẹ́ mú òun ni tẹ́ gbọ́yé ń bẹ̀ tẹ́mi yí fàmà pé a tí ń bá padà sọ in tí mo gbọ́yé àti ìdí tí mo fi mú ní ìfọ́lọ́n wà ti ta àkàtí ìyàwó mi rírí yóò ṣe báńkì mo bá bá ní lọ níbi kó sí júlẹ̀ <laughs> ọlọ́run jùlọ ọ̀sọ́ ní ohun <laughs> àyàkù sí wà láà ewu ni tó kùnà mo bá bàbá òfin mi lọ níbi ọ̀rọ̀ kíníkà nǹkan ohun in táwọn àfá àti lọ ọbẹ̀ èyí ó lè sọpọ́ lọ́wọ́ ọba tí ẹlù kọ́dà táà fà mí bá dé tó fẹ́ mọ̀ sàrẹ̀ fún ìyẹ̀pẹ̀ mọ̀ ustaz ẹjẹ́ ń sọ̀dì tí mo fi dúró lórí eléyìí ìyí ń sì gbé pàdé ọlọ́run torí pé ń ń di oyé mẹ́nu

sẹ́ẹ̀sì mọ̀ pé tọ́lọ bá ti kí àfà pẹ̀lú pé mímọ̀ wà ọwọ́ alágbèkalẹ̀ tí nǹkankan bá fẹ́ ṣèkì àfà yẹn lójú ọ̀nà àmì àwọn tí ó mì pẹ̀lá àfà yẹn ọ̀pọ̀ irú oore bẹ́ẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún ta'ala irú oore bẹ́ẹ̀ Baz rahimahullahu ta'ala irú oore bẹ́ẹ̀ ẹgbẹ́kun ẹnìkan ó sì wáyé yóò sì lọ ayé ìlọ yóò sì gbọ́ndọ̀dọ̀dẹ̀dì wàlẹ́kù sínú ọ̀nà lórí ara wọn ṣùgbọ́n wọn mímá wọn ọ̀rán wọn ní zàlìláàtù wọn káfà bá sọ̀rọ̀ tọ̀ bá kú díẹ̀ káàtò wà láìn tọ́lọ̀ fi hàn náà ìpìlẹ̀ àníyàn kọ̀kọ̀rọ̀ mẹ́sìlẹ̀ mi wàsá wọn àkọ́kọ́ wọ́n láàgbọ́rọ̀ sí ìtìkáàfù àti mẹ́sàlásí mẹ́ta in tọ́pọ̀lọpọ̀ gbọ́yé ní ìsinmi wípé in tí a ń wí ní pé àṣẹ wọ́n ń tàn àtẹ́lẹ̀ ní àṣẹ inú ọ̀rọ̀ tí ń bẹ lórí eré ìpọ̀ ọ̀rọ̀ wa Muhammad ibn Umar ibn Lubaba alimaliki wọ́n ní tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ìtìkáàfù nípa pọ́nbù láti lé sí láti lé wọ́n ní ṣe mọ́sálásí wọ́n ní yàn lè ṣe mẹ́ yàrí èyàn wọ́n ní yàn lè ṣe mẹ́ pálọ̀ wọ́n ní yàn lè ṣe mẹ́ inú ọkọ̀ wọ́n ní yàn lè ṣe ọ́fíìsì yàn lè ṣe orí ìrìn à gbogbo ilẹ̀ ilẹ̀ ọlọ́ni ebí bọ̀lọ́ni àwọn padà sí pìlẹ̀ ebí bọ̀lọ́ni na jú ni ó sì á di pé bàbà dé mọ́sálásí àní rántí ọlọ́run ibọ̀lọ́ni ó sì dòdòdó tẹ́lẹ̀ mi wọn ẹlọ ọmọ lọ in tí ẹnu tí wà ò fi gba ọ̀rọ̀ sáwọn àfáà ni pé kò sí ẹntọ́lọ ń fẹ́ tó fẹ́ fi ṣe bákan náà lọ́wọ́ ìbò lójú kí è ṣe bákan tó mímọ̀ bá fẹ́ mú sáàdì kan ìmọ̀ náà lọ́wọ́ fi bò lójú kì í sáì màká yóò sì yẹ pin yóò sì lè wọn lé lórí rẹ̀ tí ó ní pẹ́yìnlá bàbá òfèmìnà náà tààlà wọ́n bí án lẹ́rẹ̀ wípé ṣé obìnrin lè fi irun kún rẹ̀ nítorí pí ààrẹ ṣe tó sì lè fa kí ọkọ rẹ̀ ọkọ̀ tí ọba wùmá ah wọ́n ní tó bá di pé yọ́

ìhun ti wá in táwọn náà sọ ń dọ́nà lọ́n bí ń sọ jù bẹ́ẹ̀ lọ nígbàgbà nígbàgbà in tí ń rí tọ́lọ̀ fẹ́ wọ́n máa rí tẹ́mù náà ni wọ́n máa rí wọn sí ìsún fẹ́nu ọ̀dà ẹmbá mọ̀ fóòndé dájọ́ wọn kọ́ sọ pé wà láyìn tó yọ àbọ̀ sọ́bẹ̀ rí pé wọ́n kọ́kọ́ fẹ́ lọ ná bí ọ̀sẹ̀ méjì sósù kan kó tó wùlà jẹ́nà kú yẹ mẹ́sẹ̀ aláì tó jẹ mú rẹ̀ ẹnìkan bẹ gbogbo tọ́wà ti fẹ́ takò mí yóò ní tó jóun kórìíra mi ni wípé tí ọ̀rọ̀ bá pé méjì mẹ́ta mẹ́rin inú ẹ̀sìn èmi mọ́ fẹ́ káwọn èrò sí tí mo bá ṣe ah, mo wá ní ọlọ́run dákùn foríjì mi foríjì mi níbi ẹ ti sọ wà láyé àwọn tí èso ń kéw tí ẹ ń bẹ̀m̀bẹ̀ wọ́n lé mẹ́rin márùn mẹ́fà tí ẹ sì ń gbé àà ah, ah, máa fi kíníkan parí rẹ̀ mú ní kíní wọ́n lẹ́sọ̀ pé èyí tèmi wá fi ń sin lọ́m mi wàlẹ́dì wọ́n láwọn ọmọ sọ lọ́rọ̀ àdínú bí i rọ́bí jẹmọ́ gbogbo ẹn bá máa pé tó ń ṣe yíò síwájú ọlọ́run ó ní sùúrù rẹ̀ ọ̀pọ̀ o ayé ti kúrò ní bẹ́ẹ̀ ṣe ń wo níbi táwọn èèyàn ti ń da nǹkan 5 billion rú torí 5,000 nínú àṣírí wá padà tí wọ́n ní àà ó ní ẹ̀nkan sọ pé 5,000 ní 5 billion tèmínú bọ́lọ̀ sí sáyé tèmínú bọ́bá lè bàjẹ́ kọ́ bàjẹ́ kí n problem Ah, ẹgbẹ́kùnrin ọlọ́ bí mọ́ sọ 1,000 ní ìdìmọ́ ń sọkún mọ́ ń sọkún bí ẹjọ́ sọ 1 million nù ẹgbẹ́ ìdálákẹ́ 1 million tèmi mọ́ sọ́nu wọ́n ti gbé wọnú ẹ̀sẹ̀ o wọ́n ti gíní o wọ́n ti gbé wọnú ẹ̀sẹ̀ o wọ́n ní á sọ̀rọ̀ ọlọ́run fún yín ni ẹ̀yin la fẹ́ mú báyìí gbogbo ẹni tó ti wọnú iṣẹ́ rẹ̀ ọlọ́mọba ni hapu wọlá dà ní kàsí rẹ̀ dákùn jọ dákùn sànú wa wọlá pín tọ́ bà fẹ́ ṣe bẹ́ẹ̀ tó tó wá ṣe bẹ́ẹ̀ padà wo nǹkan kankan mọ́ wàlá nǹkan náà ni pé kọ̀sẹ̀n tí ó kù rí rẹ̀ ọ̀rọ̀ wa Muhammadu ibn Umar ibn Lubaba al-Maliki wọ́n ni kò sí tàbí ṣe ti káfù kò sí bí tàbí ṣe ọlọ́ni ẹbíbọ̀ ọlọ́ni nájú ni

wọ́n sí lórí rẹ̀ wọ́n sí bá ti ń fami wọ́n sí di kàga wọ́n sí bá ti ń dáná ọ̀rọ̀ àkọ́kọ́ nù aṣìṣọ̀tí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ àfáwà àtọ́ rahimallahu ta'ala wọ́n ní ìtìkáfù wọ́n ní masalasi kanáà láti lè ṣe àà ah, nígbà wọ́n sásí kan wọ́n ni masalasi kàbà ní kí ó tẹ́ fi sọ bẹ́ wọ́n ni ọlọ́run ni wà antum akifuna fil masajid jamu lọ wà ẹ̀ wọ́n ni ṣe bóhùn ya gbogbo àwọn masalasi masalasi kàbà ní agagbogbo bí sọ ń parẹ̀ nígbà kéèké kọ kí lẹ tó rí wọ́n lọ́rọ̀ sọfánà bí ibrahim ni pé an ní mẹ́sàdà tán gbé kàkí pínlẹ̀ sọgbé mẹ́sàdà mẹ́ta láti lè ṣe ìtìkáfò ìgbàgbọ́ hmm. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní ọ̀rọ̀ àfáwà Sa'id ibn Musayyab àwọn tó fẹ́ yọ kankan wọ́n ní ìtafàwà tó sọ àwọn gbà ṣùgbọ́n mẹ́sàdásí Madina náà bẹ̀m̀bẹ̀ wọ́n ní kílẹ̀ ìjẹ́bì sọ́bẹ̀ wọ́n ní torí pé tá a bá fẹ́ làmálẹ̀ gan káàkiri gbogbo ẹnu sọ̀rọ̀ ànàbí òkú sí ti káàkiri mẹ́sàdásí Madina nìkan lọ ẹ má alìmú mẹ́ka ní àmà pẹ̀lú pọ́lọ̀ ọba sọ̀rọ̀ nípa pé wà ń tún ápùn fìlì masajid ọ̀rọ̀ mẹ́tànà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin mazhabu Hudhaifa ibn Yamani radiyallahu tanardo sahabiyun jalil Hudhaifa òun gbọ́yé wípé masalasi mẹ́ta pẹ́lá ti lè ṣe istikaf masalasi Makka àti Madina alì ilmi wọ́n ní gbogbo mọ́sálásí láti lè ṣe ṣùgbọ́n tó bá ti jẹ́ pẹ́ tó fẹ́ ṣe ìtìkáàfì ẹn tí jímà jẹ́ dandan fún ni kó ṣe ẹ̀sà mọ́sálásí jímà láti lẹ̀ ara àwọn tí wọ́n lè lórí ọ̀rọ̀ yìí imamu malik àti imamu shafi nítorí pọ́lọ́dọ̀ èèyàn bá ń ṣe bí tọ́wà ń lọ kí jímà lákẹ́dẹ̀mì àbí lọ kíjímà ní gbági gbogbo bí ṣe ń lọ tí ń bọ̀ ọlọ ọmọ lọ́dọ̀ mọ́ màlìkì àwọn bá ìtìkáfù ẹ̀ ti já ọ̀rọ̀ mọ́ mìṣàfi wọ́n ní ìtìkáfù ẹ̀ ti já ìdá ń tápẹ́ tí jímà jẹ́ rẹ̀ fún ni kọ́ yá lọ rí ṣe ní gẹ́m mẹ́sàsì jímà kọ́mọ̀ ti pòkìpòkì yọ mà káàkì wà ńlá oṣù mẹ́sàtà àti lè ṣe ṣùgbọ́n tó wáyé pé èèyàn fẹ́ ṣe ń bí táìmù táwà èèyàn wá ń sàárẹ̀ tí wọ́n lè gbé lọ mọ́sálásí lápẹẹrẹ ìtayọ láre ó wá jẹ́nu ìgbẹ̀yìn mẹ́wàá Ramadan èèyàn lè sí mọ́sílásí àdúgbò wọn tẹ̀pẹ́ jímọ̀ èsè onátùwà min alil adhar inú ọ̀tẹ́ lẹ́skíúzì láti mọ́ lù máàrin àwọn èèyàn púpọ̀ láwọn àsìkò olóntọ̀ wa àbíkàmínà nítún sẹ́yàn náà ìdán obìnrin wa ń kọ́ àwọn obìnrin níbo ni àwọn ó ti ṣe ìtìkáfù mọ́sálásí àwọn àfáà wọ́n ní ìtìláfù lórí rẹ̀ apákan ní obìnrin ọ̀gbọ́dọ̀ sí lè annáha tàtà arọ́dù lè kẹ́tọ̀ ti rúbíà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ma rí yọ́ ma lọ yọ́ ma bọ̀ àgàgà tóbi bá tún wá lọ sùn síbi táwọn yóò ti ma wó lọ rúbọ̀ bàbá wa Ibn Uthaymeen wọ́n ná sọ̀rọ̀ rí ilé nípa wípé tó bá jẹ́ pó léèyàn láàrin àwọn obìnrin àtàbẹ́ntẹ́ ààrẹ ìbẹ̀lẹ̀ ní rẹ̀ àwọn yóò tún máa dúró tó síbẹ̀ pé hajj hajj ọmọ eh, ẹlùmí èkó ló bí mẹ́ ọkẹfà ọgbà múnẹ́tọ́ àkùnrin sí àwọn obí ó sì máa ń fún ìbẹ̀tì ẹ̀mọ́ sí jú láti kó lè ti pẹ́ náà àrùbí ọlọ́nlọ́mà eléyàn tí ó bí ṣùgbọ́n wọn eléyàn pé a ṣe lọ ọbẹ̀ ayé báhùn ó ti wà fún wọn a àwọn mímọ̀ a ní obìnrin kó ṣe ìtìkáfù ní mọ́sálásí ilé wọn ṣùgbọ́n kí èsè mọ̀sọ́lá

bóyá tó fẹ́ ra nǹkan kàbẹ́fẹ́ kan a lè sọ̀rọ̀ owó mẹ́ bákan náà ẹ bá wọ́bẹ̀ àlébẹ́ ah, ah, ah, eh, tí ìyànà fílára kàbí ìtẹ̀ òjòkù kòrò sí dada iléyàn ní bírú àwọn àyíbáhùn ìdán àlèsì káàfù lérú àwọn àyè bákan náà ká lọ mú lọ́wọ́ gbogbo àwọn ibi tí wọ́n bá ti pè mọ́sálásí ọmọ Masalasi ilé ọlọ́ni wọ́n máa ń wọ mọ́sálásí láì máa gbáyọ̀nda mọ́sálásí èdè tí wọ́n máa kẹ́lẹ̀ pẹ̀pẹ̀ sọ́rọ̀lẹ́gùn tàfẹ́ wọlé o tí a wọlé a jẹ́ pé gbogbo bí ẹ bá kọ́ mọ́ masalasi tó bá ti jẹ́ pé wọ́n máa gbáyọ̀nda wó tó wọbẹ̀ kìí sara mọ́sálásí ọ́fíìsì kìí sara mọ́sálásí èyí rí lọ́bẹ̀rẹ̀ sí ni ibi ara mọ́sálásí ni nípa pé àlejò ríra wá ń bí àlègbàyànlá tààfi wọ̀bẹ̀ kí máa mú òkó ní bí kírun o ní ọ̀dá nítorí wípé alákùnlé hàn láìrẹ̀lọ́lọ́ ìtìkáàfù sallallahu alaihi wasallam tó fẹ́ sí ìtìkáàfù ó wá láwọn bí sí máa ń bọ́rọ̀ ọba lù àkọ́kọ́ ìwà mọ́sálásì ó ní ìtumọ̀ tí ẹ̀tẹ́kẹ́kẹ́ o anábì sallallahu إلا لحاجة الإنسان إلا لما لا بد منه قال نبي ما كان يخرج رأسه فأرجل ونحائط وهو معتكف النبي وما سيتكافه له كوني بودي لصنع ياوى النبي وأنا ريبودي باي لا ترى مسلاسي ìyàwó ọmọ bá wọn ṣe irun wọn ìyàwó Aisha wọn bá ṣe irun wọn ẹ̀dàkọ̀ ẹwọ mímẹ̀ àti ìṣe yọ pòkìpòkì tẹ́lùmí bá gbọ́ tí wọ́n bá ń parí polówó ọjà pé kò ní tọ́bá fi ṣe yọ́ sàdébòrè mọ́sáṣí olè lọ sẹ́nu gẹ́ẹ̀tì náà aláàpá àwọn ọmọ tó ti change ilé bẹ́ẹ̀lì wọn kí ní yẹn rúrù ìtìkáàfù rúrù ìtìkáàfù ẹ máa wò bó ṣe wà lára ní sàásálàm ẹlòmínà máa ṣe ìtìkáàfù lọ kó bí sí pẹ̀lọ́wọ́ bá kẹ́nì kọ́ọ̀kà kò támúrúdè níta ẹ̀kọ́ máa ha fáwọn èèpẹ̀ à ah, ẹwò wọ́n gbàtámúrú yóò sàríbórí yóò lọ gbàtámúrú gbogbo àwọn nǹkan èèyàn lè rìsífù àwọn kọlù kan tó jẹ́ wípé ìtìkáfù ó tó dáa sí kọlù kan mẹ́bá àbọ́bì eléyàn kọlù jẹ́ kọlù débẹ̀ eh, Ànábì sallallahu alaihi wasallam kèèkèé bóòdè pọ̀pọ̀pì ìyàwó ìṣàwá ní in tí wò lè o ní ànábì ní máa ń gbé ànábì ìdíde tọ́bọ́ wá rí bẹ́ àwọn àfáwà pín sí méjì wọ́n ní hajjatul insani méjì lòkú sí hissan wa shari'an hissan onítìkáfù kọ̀sẹ̀ tí ó gùn jẹ fún gbogbo ẹ̀ àwọn àgbàlagbà ní okùn ọ̀nà láti gbé títà ọwọ́ bùkátà àti lọ́dára mẹ́mà àti kẹjẹ ìpìlọ́lẹ̀ ọ̀lẹ̀ àti brẹ́dì kò sẹ́lẹ̀ tó lè rán ọlọ́ra ṣùgbọ́n gbogbo bí ṣe lọ tí ń bọ̀ náà

ẹni ọba mú sweater yìí kọ́dà kí léyìn ọ̀wà ní tí a lẹ́ǹdì sí bí èyàn lẹ́tọ́ àti lọ́mọ tó bá ti jẹ́ pé yọ́ la ẹ̀mí lọ lọ́mú sweater sweater náà sì ní kéyìn òmú kéyìn ọmọ abọ́gbọ́n ah Al Jazeera ó ti bẹ̀rẹ̀ àwọn ìrìnjẹ́ wo bí 30 minutes ódù ọ̀pù náà pẹ̀lẹ̀ ẹ̀bẹ̀ wòrò òdù yóò dù ọ̀pù mọ́ ọkọ̀ máa tìlàwà máa sàdìkárù rúhù ọgbọ́rọ̀ ma wà lára wa in tí ń bá wá sọ ní anábi sàásàrà mi sí ma wá sí rí awá lárí sí bù kọlù anábi sallallahu alaihi wasallam ní ma ń gbé iṣẹ́ rẹ̀ jìnà sí ríyà sí sí àrí ni ṣùgbọ́n wọ́n ẹ̀bẹ́ dáadáa sí àrin àtọ́lọ́wọ́ ọba rí pé yẹn sí lẹ́mìí rẹ̀ o anábi sallallahu alaihi wasallam níbo ni ma bẹ̀rẹ̀ جاء من حديث ام المؤمنين عائشه رضي الله تعالى عنها وارضاها يا عائشه ني انا بي تنور كنت اغلب خباء كان يعتكف في عشر اغاني من رمضان فكنت اضرب له خباء كان بعد بي سي اعتكاف ima se ni mẹ́wàá gbẹ̀yìn Ramadan èmi gan mo máa bá ta kanopi kékeré bí wọ́n kìrítà ń se ànàbí náà ni èmi mo máa bá ta sí ẹgbẹ̀ kan mọ́sálásí fayusalli subha ànàbí ọwọ́ àkásùn bá tàn bárbí sí máa sínú ṣúnmà yẹ̀dìkúlùú ànàbí ọba kó nù kẹ́nẹ̀ ó sì ọlọ́m bẹ̀rẹ̀ láti ma bọ́rọ̀ ọba rẹ̀ nájúnù ó wá di ọdún kan mo ti sẹ̀kìlì ìtàn lọ́dọ̀ bá wa kí wọ́n jẹ́ mi náà tàkàn bí torí mú pé ìwọ náà ti o ti tàkan ó lè mi ti gbàyàn lọ́dọ̀ ọ̀bá níwà tẹ́lẹ̀ àgbé mìíràn gbàyàn dá mọ̀ pé tí bá gbé gbọ̀dọ̀ rẹ yóò tún rọrùn kí ló fà tí ìyàwó fọ̀ sọ́bẹ́ mọ̀mbọ̀ láìláìlá ìyàwó ìṣàbá ní kọmọ wọ̀rí ìyàwó ìṣàbá lọ bá ọ̀bá sàfẹ́lá ah, kò sí ìrìnkà kó náà lọ kọta ti ẹ̀nà náà bá ta kí ó kọrẹ̀ ti ẹ̀nà falamma ra'atu zainab bintu jash ìyàwó zainab bintu jash báwọn ṣe ka tàí lè ànábì tẹ́lẹ̀ nǹkan ní ti ìyà ọ́ṣà nǹkan ìyà ọ́ṣọ́ àwọn òun lè lọ bá ànábì sallallahu alaihi wasallama aná kan gbọ́ bí kanopi tí wọ́n náà bá tàti aná sí ẹgbẹ́ kan ó wá sallallahu alaihi wasallam kí lọ́rọ̀ tó wò fi fi gbé ìyàwó Aisha ìyàwó Aisha àti ìyàwó Zainab àwọn méjèèjì owó wọn sí ànábì ni sábà pé o ń kàlùkú ló ní fi nínú àwọn nǹkan mi ojú kanú ìyàwó Aisha kan ìmọ̀lọ̀rọ̀ yìí tó ń kàlùkú lẹ́mìbalẹ̀ pé ah, àṣẹ nẹ́tọ̀ ni àṣẹ́kọ̀ gbọdọ̀ máa rí bẹ́ bóbi bá ti jẹ ọkàn sí méjì lọ o ni kúnnà ní sárùsàrásálám ìbáyíní àwa àyàwó ànàbí ẹjẹ́ àṣẹ ìfíjọ́ tọrọ fún àṣẹ́ṣẹ́ṣẹ́ àfìgbàta fún ilé sí méjì fásán méjì ni a èmi hẹ́ẹ̀dì kan nínú fásán ti yàwó ẹjà ni yàwó Hafsa ìwà

kí ló kọ̀rẹ̀ àti wípé ah, èèyàn méjì gan jẹ́ ti tàti agan náà gan ah, kó ń sí ọlọ́wọ́ sọ pé ọ̀nà òsè dédé kọ́ọ̀kan èmi ò tí ẹ̀ nídi intern file yọ̀dá fíyàn méjì sí mi ọwà lọ wọ́sùn pé kó sáyè ní èmi náà tàtì mìíràn onídìí kí lọ gbàyọ̀ndá ìṣẹ̀ṣẹ̀ máa gbàyọ̀ndá ìṣẹ̀ṣẹ̀ máa tún máa jẹ́ kọ́rọ̀ máa gùn sí kóngalikọ́ marí nǹkan wí náà bá tún ta kúrẹ̀rẹ̀ wọ́n lórí oko ọjẹ́ ní fásitì Umu Salaman tíá àwọn ta tọ̀dọ̀ wọn náà ó ṣe ló ń bá kí ìrọ̀tán ọwọ́ bóòrò sí mọ́sálásí lọ bá rí akhbiya mẹ́rin àbí ìwà ni ma hadha kí lẹ́lẹ́ fa ukhbir wọ́n bá rí ẹ̀kíní kanopi tí wọ́n bá yẹn ni wáta tẹ́ẹ̀tì sí tìkáfù sí ìyàwó ìṣàlẹ̀ sí ìyàwó sọ́nì ilé ìwà fún àti ìyàwó zẹ́nàbù náà rí tùrọ́nà bìhínà inú rọ́yà mi ààlbírọ̀ tẹ̀kùnúnà bìhínà inú rọ́yà mi ààlbírọ̀ yoridina bihada ṣe torí ọlọ́nà lò sí tó báyìí àbí torí ipa fẹ́ máa jọ ojú ọkọ̀ wa pé ìnẹ̀gbà ò nẹ̀gbà eléyìí tí ń bá ní ìjókòó pẹ̀lú àwọn obìnrin ẹ̀mí wọn ò ní jẹ́ rí ìtìkáàfù sí

táà fi mọ̀ wípé wíwá bí tiwa náà ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú ìkìláàsù fún Allah subhanahu wa ta'ala wípé mo fẹ́ wá ṣe ìtìkáàfù fún Allah subhanahu wa ta'ala ẹ má ní ìyàwó kan lọ mo fẹ́ yọ̀nda fún ẹn tí ó bá rọrùn fún in tí ó bá ní fi rọrùn fún ẹba sọ̀rọ̀ tútù ẹsẹ̀ gbẹ́

bó ṣe hàn sáwọn làwọn ṣe sọ́hùn ó ń kàlùkù lọ mọ̀rú ọ̀ràn ọkọ̀ tó ní ọkọ̀ mi wá bá mi ní ìtìkáàfù padà torí information tó gbọ́ ó lè ṣèwádìí ó lè mọ́ ṣèwádìí àjọ kọ síra wa jura wa lọ ẹlòmí òmúlòmù rẹ̀ gan tí mọ́ lórí ìyàwó rẹ̀ ní lọ̀pọ̀lọpọ̀ ọsẹ́ rẹ̀ lè máa

kí lẹ̀wọ̀ lórí ilé ìyá wa sọfíyà àwọn ọgbọ̀sọ̀ àsálàm ní mọ̀ọ̀táká fún wọn àwọn obìnrin náà wá ṣùgbọ́n wọn ti lọ àwọn pẹ́tàn àfáà ní ìyá wa sọfíyà pẹ́dé anábì wá dá wọn dúó kó lè jẹ́ pé táìmù tí wọ́n lò pẹ̀lú ànàbì náà kó lè ṣe dédé tàwọn tí wọ́n kọ́kọ́ dé wallahu alam tàbí àwọn tí wọ́n kọ́kọ́ dé ìgbà táwọn lọ padà abala bí ànàbì tí ń ṣe ìtìkáfùn tó ṣe mọ́sálásí ibẹ̀ ni yàrá tí wọ́n kàgùn sí ti yá wa sọfíyà in lè máa mú àárín ìṣẹ́jú mẹ́rin mẹ́ta lọ́wọ́ anábì wá dìde nígbàtí wọ́n ti jọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ pípẹ́ anábì wá fẹ́ máa sìn wọ́n lọ ayọ̀kú sì ti lọ anábì wá ń sìn wọ́n lọ anábì ń sìn wọ́n lọ ìṣe sí anábì nù sọ̀rọ̀ láti wọ́n sọ̀rọ̀ láti sìn wọ́n wọ ilé jẹmọ́ àkàlọ̀ ọmọ lọ kò sí àsìkò kọ̀ọ̀kan tí ó lórí ibú sí Madina náà ní tọ́ọ̀gì wọ́n nà tọ́ọ̀gì tí a máa lọ jẹ́ àwọn obè gbé tí bá lọ lọ́nà

ẹ̀tẹ̀ jẹ́jẹ́ sofia sọ̀fíà bíntù Huyayyi ìyàwó mi ni o sọ̀fíà bíntù Huyayyi ni o kìí so bí olóbi ah subhanallah ah, ah, ni inna shaytana yajri min ibn adam majra dami àwọn bá díẹ̀ sọ nípa ìtìkáfù ọlọ́njọ́jàrí mọ́sá àgbà ní ìbádà fún wa gbogbo àwátọ́rọ̀ ọ̀rọ̀ pé náà látẹ́ máa ọlọ́run méjì ká sí ààrẹ ní ti ká fún gbogbo wa tí pẹ́tẹ̀ látún kùránì ní méjì àṣì ààrẹ jẹ́ alì síbẹ̀ in ta sá torí ẹwà àbọ̀ ọ̀nàjú bá ni yanjú ẹ̀jú bá ṣe ń rò lọ mọ́wàá jọ jẹ́ pé ìtajọ sí kan nínú sẹmi wà lílé bí hakila haula خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعلنون ثم الصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام إن من أفطر في يوم من أيام رمضان أمدا من غير علة فإنه إن صام الدهر بعده لم يجز عنه ولم يقضي هكذا جاء من أثر أبي هريرة وهو كلام صحيح ولكن ما ترتب على فعله كفارة شرعية إلا أنه يقضي ذلك اليوم ويكثر من الاستغفار بخلاف الجماع كما بينا مسألته في الخطبة الماضية بما فيه بني أمتنا حري بنا بعد أن قد دخلنا في أشهر أواخر أن نعرج على موضوع الاعتكاف فالاعتكاف عكف عند العرب بمعنى داوم ولزم أما في الشرع الاعتكاف في اللغة لزوم الشيء وحبس النفس عليه أما في الشرع لزوم مسجد لطاعة الله سبحانه وتعالى أو لزوم المسجد لطاعة الله من شخص مخصوص في على صفة مخصوصة أمة الإسلام إن الله سبحانه وتعالى قد شرع الاعتكاف في الأمم الماضية قال الله تعالى أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وكذلك كان صلى الله عليه وسلم يعتكف في أشي الأواخر وقد كان يعتكف في أشي الأول والأوسط سابقا كما جاء هذا مصرحا في رواية أبي سيد الخضري المخرج في الصحيح أمة الإسلام لما أروا الله سبحانه وتعالى أنه لا يجعل ليلة القدر إلا في أشي الأواخر بدأ الرسول صلى الله عليه وسلم يستحث أصحابه على القيام وكان يشد إزاره صلوات ربي السلام عليه ويحيي لياليه في أواخر رمضان جاء من حديث الذي أخذه البخاري من حديث ابن عمر رضي الله تعالى عنه وأرضاهما قال كان النبي صلى الله عليه وسلم يعتكف في أشهر الأواخر وجاء من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها قالت أن النبي صلى الله عليه وسلم كان يعتكف في العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده صلوات ربي وسلام عليه بارك الله ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذي اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت بقدر واتقوا الله إن الله خبر بما تعملون أمة الإسلام من أراد أن يعتكف لله فليعتكف في بيت من بيوت الله لا يعتكف في غير المسجد ومن ذلك أن الله سبحانه وتعالى أثبت هذا في كتاب العزيز بقوله ولا تباشروهن وأنتم عاكفون في المساجد حقا اختلف أهل العلم في, مكاف في المعتكف قال بعضهم بأنه يجوز في أي مكان كان والذي ذهب إلى هذا ولعلام محمد ابن عمر ابن لبابة المالكي وذهب غيره من أهل العلم إلى أنه لا يجوز إلا في مسجد الحرام وذهب بعضهم إلى المسجد الحرام ومسجد النبوي وذهب بعضهم وهذه وهذا مذهب حذيفة ابن يماني رضي الله ترضاه أنه لا يجوز إلا في في المساجد الثلاثة المسجد الحرام والمسجد النبوي والمسجد الأقصى والذي عليه جمهور العلم على أنه يجوز في كل مسجد لقول الله تعالى ولا تباشرون وأنتم عاشوا في المساجد إلا أنه من تلزمه الجمعة فإنه لا بد له في مسجد الجامع وكذلك قرر الإمام مالك ومن الشافعي على أن من تلزمه الجمعة واعتكف في مسجد الراتب فإن اعتكافه ينقطع بتكرار خروجه إلى الجمعة مع ذهابي وإيابي إلى غير ذلك من أقوال أهل العلم أمة الإسلام من أراد أن يعتكف ولم يستقيم على الذي أنا أدين ربي به سبحانه وتعالى أنا أدين ربي أن الاعتكاف في المساجد الثلاثة أفضل من غيرهن من المساجد أما من, لم من ليس عنده قدرة على الحضور في أحد هذه المساجد فإن له أن يعتكف في أي مسجد استطاع يرتكب فيه أو ناسبه وأمكن الانتكاف فيه أمة الإسلام وأن صلى الله عليه وسلم لا يلعب بالانتكافه لذلك كان يخرج رأسه لأم المؤمنين فيرجله فترجله له وهي حاهد وهو في معتكفه وكذلك كان يشيع أهله إذا تأخرت إهداؤنا عنده بالليل جاء هذا فيما جرى بينه وبين أم المؤمنين صفية وكان صلوات ربي وسلامه عليه يبعد أعماله عن الرياء وكان أشدنا إخلاصا لله سبحانه وتعالى في أعماله جاء هذا من امتناعه من الالتكاف في سنة من سنوات أيام صلوات ربي وسلامه عليه جاء هذا من حديث أم المؤمنين فهذه القصة هي قصة مشهورة في أن أرسل سلام قد ضربت قد ضرب له خباءه فهو يريد أن يدخله فرأى أخبية أخرى ثلاثة بعد خباءه ثم تعجب وسالا هذا فلما علم أن أزواجه يتبادرن بهذا لعل الغير تحمل إحداهن على ذلك أو يشغلنه في ارتكافه رجع صلى الله عليه وسلم وترك هذا العمل ابتقاء وجه الله سبحانه وتعالى ومبعدا عمله عن الرياء صلوات رب وسلم عليه واعتكف في عشر الأواخر من شوال في تلك السنة أمة الإسلام من اعتكف لله سبحانه وتعالى فليداوم ذكر الله فليداوم تلاوة القرآن فليداوم النوافل في منشطه و قصله فكل من أراد وجه الله سبحانه وتعالى فقد آن الوقت المبادرة ونسأل الله الرحمن أن يوفق الاعتكاف من كل معتكف وكل ما تقربتم به إلى الله سبحانه وتعالى فيه أن يتقبله منا جميعا وأن يشجعنا معكم في العجل وأن لا يجرع هذا آخر عهدنا بالاعتكاف وأن يبلغنا رمضان الآتي بعد هذا بل رمضانات بتوفيق منه وبعونه سبحانه وتعالى أمة الإسلام نتضرر إلى الرحمن بأسمائه الحسنى وبصفاته الأولى أن يجعلنا وإياكم ممن صام رمضان إيمانا واحتسابا وممن قام ليلة القدر إيمانا واحتسابا ويجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمع المسلمين <coughs> اللهم ربنا عز لسان والمسلمين ودمر أداك أداء الدين اللهم ربنا دمر أداك أداء الدين اللهم ربنا قربنا منك بكل عمل تحبه يا رب العالمين اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا تب علينا وتب على التائبين ووفقنا يا رحم الرحمين اللهم ربنا كلنا مؤيرا ونصيرا يا أجود الأجودين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائم في مقلة سيئة الثابتة من صلى علي صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا